ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كي أتكفى النبي محمد صلى الله عليه وآله وسلم ní tẹ̀síwájú لومي sáwọn ìbéèrè tí ó ti o سلطة الشيخ العلامة باديس ابن باديس رحمه الله تعالى so wọ́n mú <clears throat> wọ́n dáwọn nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Salatul Fatih àti nípa at-tariqatu Tijaniyya as a whole so lè tó ṣe pé níbi tauti adẹni níbi ọ̀rọ̀ bí muqaddima bí àwọn ọ̀rọ̀ ìtìsíwájú àti ṣàlàyé nípa bí annabi sí sallallahu alaihi wasallam ipé tó ń bá lọ tán àwọn fìtínú bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ táwọn yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa dáwọn ìdákúdálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wasallam ma wa kọwa níbò láti lò tabara wọn kan báyìí annabi jẹ́ yíwa pé in tó bá ti fi ṣẹ̀sìn ọlọ́run ọba tó bá fẹ́ fi sin lọ́run ọkàn rẹ̀ gbọdọ̀ balẹ̀ pé a ah, eléyìí in tíra ọlọ́run in bẹnu sunna annabuwa muhammad sallallahu alaihi bá ṣe wá kí wọ́n súbúhì láàrọ̀ báyìí oníkálùkù wá mọ̀ pé ń ta ṣe yìí in ti bá ṣe ní a ṣe nìyí kódà àlàyé tún lọ́gán lórí pé bó láti tún wá ṣe dáadáa lórí ọ̀rọ̀ sọ̀lá pé aya ah, hadith aya hadith aya hadith ẹ̀sì Islam ni anẹ́gbẹ̀wájú yíwa pé àwọn ẹlòmínú òdí ẹ̀ pánàbí ó sà lè mọ́ pàwọ́ fún in huwa illa wahyun yuha ọlọ́run ti fi hàn nẹ́bì pé nǹkan báyìí ń bọ̀ o ànẹ́bì ti wá ń kìlọ̀ fún wa kalẹ̀ kó tó dé nínú àwọn tánàbí tí ànẹ́bì ti wá kìlọ̀ fún wa pé yóò dé tó sì ti padà á ó wá pọ̀ jaburata nínú ẹnẹnu salatul fatih ibi tí kìíní ní ṣúwọ̀dé tó gbajúmọ̀ dé láàrin àwọn mùsùlùmí èyàn tí oníkálùkù owó bóyá ànẹ́bì gangan ló mú kí ní wa ní sallallahu alaihi wasallam ànẹ́bì ni Allahumma salli ala sayyidina Muhammad fati ilma ugilika wa láti lè máa kí ní àgìlá sáàdàbí náà ló mẹ́lẹ̀ wá ànábì kan eléyìí ni ó jẹ kó máa bí sínú ọkàn pé a èyàn ní láti máa question tó pọ̀ o eléyìí náà sáàdàbí ló mẹ́lẹ̀ wá eléyìí ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣe bí súnnà náà bí ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀rí dẹ̀ ni náà àwọn mú ọ̀rọ̀ wáyé pé àwọn ọ̀rọ̀ Sufyan al rahimahullah nípa wípé Qur'an òun ní fi lọ ipé táwọn àìmọ̀ wà lórí ẹni kò sí zikiru kan ti fi lọ́lá tó Qur'an Qur'an ni a zikir ti fi lọ́lá jù bóòlù sọ agbé sọ̀látù Fatih lórí Qur'an kí a máa ka Qur'an ó lọ́lá jù kí a máa sọ la ilaha illallah lọ kí a máa ka Qur'an ó lọ́lá jù kí a máa sọ سبحانك لا علم لنا إلا ما علمتنا أيوة كما يا أبي يعني، سبح لله ما في السماوات والأرض يسبح لله ما في السماوات وما في الأرض تسبيح من القرآن الحمد لله الذي هدانا لهذا الحمد الحمد لله رب العالمين تهليل أمر لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين gbogbo adhkar bó sì mọ̀ nínú Kùránì nù o bó ló sì wá gbé ọlá fún adhkar pàápàá jùlọ adhkar tó hun tó tún parọ́ ipa nàbì ló wá fún olójú ayé báyìí ẹmọ̀gbọ́ wọn ni wà mukhalafatu mithla hada kí yẹ wá sọ tó yàtọ̀ sí lè ta sọ yìí in tí ma ń fà tó ma fi ń pègbà oníbídíà níwọ ẹni ànù níwọ wa amma záàmù man záàmà muta'awwalun li tilka al-afdaliyyati al-batila ẹ wá rí ọ̀rọ̀ ẹni tí ń sọ pé òun fẹ́ mọ bá wọn tú ẹ no no no no no ọlátá ní sọ̀látù ìfàtí ní ní 6,000 lórí kùránì ẹ no rárá rárá o ẹ yóò ní alùmíwà fẹ́ mọ́ sọ pé wọ́n ni al-afdaliyyati al-batila bi anna salat al-fatih khayrun li ammatin nas wọ́n ni tán sọ ní pé sọ́látùl fàtí ló dájú fáwọn ammatin nas ah ẹ mọ̀ wọ ọ̀rọ̀ ẹ no no no no no no no no ah, ah yẹn afá ìkúrúdẹ̀ ṣe bá yìí tí wọ́n sọ ní wípé sọ́látùl fàtí yẹn òun ló dájú fáwọn ammatin nas ìsọkúsọ ọ̀rọ̀ ni kò correct li anna thawabaha muhaqqaqun wa la yalhaqu fa'iluha ithm ó ní ìdí ni pé kẹ́ẹ̀ka sọ̀látùl fàtí o ládàá rẹ̀ ó ti kọ́kọ́ wà pẹ́ kọ̀kọ́ ní ládàá rẹ̀ náà <laughs> Allahu akbar wà láyé lákùnfà ìlú ayé fún èyàn tó bá sì ń ká kò ní lẹ́sẹ̀ kankan lọ́dọ̀ Ọlọ́run ẹbí se ń hun bí se ń hun tí bá ti fẹ́ mọ́ dìfẹ́ndì tí ó se dìfẹ́ndì wọ́n ni wal wá ní ẹ máa kùránì ní tẹ́lẹ́sẹ̀ bá ń ká yóò mọ̀ lẹ́sẹ̀ ìdí ni wípé ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn ó wà ní kùránì gbogbo mọ́sẹ̀ ma àríkò sẹ́nìkan tí ó ka kùránì ma láyé nù ẹgbù sẹ́gbẹ́ nísìn òun òun lọ sí bí kíní kan wà tó bá ti fẹ́ dìfẹ́ndì anù èyí ó sọ̀nù kíní ò dá lóòtọ́ mọ́ ma dìfẹ́ndì ẹgbù nísìn mẹ́ ó fẹ́ dìfẹ́ndì sọ̀rọ̀ Ah, bẹ́ẹ̀ni sọkúsọ ni ó kú kí ẹja sọnù kí tànẹ́bì dà tànẹ́bì ní kí n tànẹ́bì sọ́látù Ibrahimiyya ẹja ma sí ó ti tán ẹkẹjà ti parí kódà èyí ó ti jẹ́ kẹrù ọlọ́run ẹni yamal kiyama àti nímọ̀ sẹ̀sí lọ́rùn mọ́ a máa fẹ́ dìfẹ́ sọ̀látù fàtí ẹnú ṣe ń pé sọ̀látù fàtí tó bá ka ó ní ládá ni tó bá ń ka ó lẹ́sẹ̀ o ìdí ni wípé ẹlẹ́sẹ̀ ni so bó ṣe ń ká yẹn ó tún máa ní ẹsẹ̀ ẹwọ kìíyàs àti bí kò sẹ́nì kan tó lè ka Kùránì mọ̀ kí nìdí kò sẹ́nì kan tí ń ṣe lẹ́sẹ̀ ní wa gbogbo wa lẹ́sẹ̀ ní wa ṣe gbí nínú àfáàfin sọ wípé idha lam ya'id fi an-nasi man huwa mudhnibun faman ya'ish al Eh, ah, àfẹ́ ẹlẹ́sẹ̀ ni ọ àdákẹ́ wọ́n tó ń sọ ọ̀nà sí wọ́n ní ìṣẹ́lẹ̀ òní tàbá ní torí ẹ̀hùn kẹ́nìkan kan mọ́ sí wá sí mọ́ kò sẹ́nìkan tó lè síwá sí mọ́ láyé ìdí ni pé tí mo sọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ ni mi ìwọ tó ń gbọ́ mi ẹlẹ́sẹ̀ ni wọ́n náà ọlọ́run kan bò wá ní wọ́n láwọn àfá mọ́ sọ láwọn àfá tàti kọjá gbọ́n Imam Ahmad pé eh ọlọ́run o táwọn èèyàn bá lè mọ̀ nǹkan díẹ̀ nínú tó pamọ́ pàtíwá náà ó sá fún ní ìkanú àfá ń sọ wípé àwọn àfá ìmọ̀ ń sọ látàgbà àwọn àfá ìná wọ́n ní bẹ̀rọ ọlọ́bà tó pọ̀ gan àwọn ọmọ ìran gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ ní mẹ́sẹ̀ alẹ́lẹ́sẹ̀ ní mẹ́ ìkanú àfá ń sọ wípé tẹ́ṣẹ̀ wa bá ń rùn lára wa ni kò sẹ́nìkan tí ó kùn lè rẹ̀ tẹ́ṣẹ̀ wa bá mọ́ rùn lára wa pé ẹ̀ṣẹ̀ àpóbá sí ń sẹ̀ sí bẹ́ẹ̀ lóhun yóò sì mọ́ pọ̀ sí wallahi kò sẹ́nìkan tí ó kùn lè rẹ̀ mọ́ ìdí ni oníkálùkó jáde oníkálùkó mọ̀ òun sí ra ní ká àà àà àà Allahu akbar àwọn ọlọ́ba ń bò wá ọlọ́run fi sọ pé innakum innakum kídánpé tukhti'una bil-layli wan-nahar na'am innakum tukhti'una bil-layli wan-nahar wa ana aghfiru dhunuba jami'a fastaghfiruni fastaghfiruni aghfir sọ pé innakum tukhti'una bil-layli wan-nahar ẹ wa ana aghfiru dhunuba jami'a ìmí ọlọ́run ẹmọ́ ni pé ẹlẹ́sẹ̀ lèmi wọ́n láì tẹ́lẹ̀mí fún ọmọsílásí mọ́nu àwọn fátọ́ abú tó ti gbọ́ ní o ẹlẹ́sẹ̀ ni ọwá ń wárí ọlọ́run àà ibo ní kó wá lọ ibo lẹ́lẹ́sẹ̀ tó máa ń lọ tó bá sẹ́lọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ ọlọ́run tí ó ti wá túbá lọ́dọ̀ ọlọ́run wọ̀lá ẹlẹ́sẹ̀ ni ọlọ́run forí jì mí dákun dáàbòbò ẹmọ ara ara ẹmọ wa ẹlẹ́sẹ̀ ni ọ wọ́n wá sí ikẹ́ kí ló ń wálé ọlọ́run tẹ́ni yóò bá fara ní àwọn tó wà ní mọ́sálásí ẹjọ́ wálé ọlọ́run tó bá wá ìsíwá sí fún ó dàn pẹ̀ mọ́ sí ìkàbá kí ní ìwádẹ́ ọgbọ̀láwọ́fẹ́ mìíràn máa ẹ̀dọ́kẹ́ bá ń bẹ lọ́run Masha Allah ahakada so tó bá ní pé nítorí pẹ́lẹ́sẹ̀ mọ́ wà wà ní mọ́sálásí mọ́ mọ́sálásí ọmọ 24/7 ni kò sẹ́nìkan tó lè wọ́ àtẹ̀mí tí mọ́ sọ́rọ̀ àti wọ́n tó ń gbọ́ mi ṣe ti rí bí kí ẹ̀fẹ́ máa dìfẹ́ndì àlọ́ ẹbí sì máa kúyàn sí nǹkan so Qur'an ẹ máa wo rọ́dúnbọ̀ lórí ọ̀rọ̀ yóò so ó ní <clears throat> naam ó ní yakul Anas wastadalu ala hadha biqoli Anas wọ́n wọ́n mú ẹ̀rí wá pẹ̀lú ọ̀rọ̀ ìpẹ́ wọ́n tí Anas bí Malik náà sọ ìpé alladhi tahsabu al hadithan in táwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́rù bí hadith ní abọ́kín sí hadith ike rúgbà tààlì ní al-Qur'an <laughs> wal-Qur'an yal'anuhu <laughs> mélòó mélòó èyàn tí ó máa ka Qur'ani Qur'ani ó sì máa ṣépè fún àkọ́kọ́ kìí ṣe hadith ọ̀rọ̀ Anas bin Malikin radiyallahu anhu fahuwa zamun batil irú nǹkan olórun kaba ìfúrú nǹkan báhùn gan zamun batil eléyìí ò lè kó àwọn tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ sínú pé ah, ẹni ah, èyàn tí ń ṣẹlọ́n wádìí wọn ka Qur'an àlìsọ́kí bí a ah,

bayna ammatin wa khassa wọn wá sí àtọ̀ láàrin pé àmà àti kọ́sọ̀ o ìpẹ́ àwọn kan ẹ̀yìn kan mọ́ka kòránì nítorí pẹ́lẹ́sẹ̀ lẹ́yìn ẹmọ́ka sọ̀látù fàátì ìwọ́wà lọ hun kòránì mi fáwọn àrí kẹ́lẹ́sẹ̀ mọ́ka kòránì ah ó lágbára o wọ́n ni wala bayna muti'in wa 'asin wọn ò sí ọ̀rọ̀ tí wọ́n takọ kí ni mọ̀kọ́ sí dù kí láwọn ìdí tí ṣe rí àfi gbé kamaka Kùránì kakalẹ̀ ó takọ mi wùjú alwájú al'awwal annal mudhnibina maridol kulub ó ní pé ṣe ráwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo wa àwa ẹlẹ́ṣẹ̀ lápapọ̀ maridol kulub ọkàn wa ní sàárẹ̀ bí ẹ̀ tó wà lọ sí tó ní diabetes ni ó pẹ́ gbé bára sí ní àbáwọn sí ní àìsàn ara wọn àìsàn ọkàn ní ń sí àwa ó ti yé bá wọn àbí fa inna al-qalba huwa al-mudghatu allati idha saluhat ṣe bí ọkàn wa òun ni powerhouse òun ni engine wọ́n láti máa dìtà náà wọn àbí tàbí ní pé fa inna fil jasadi mudghah idha saluhat salaha al-jasadu kulluhu wa idha fasadat fasada àníbi ti jẹ́ yíwa pé ẹ ọkàn wá ní tí ó rárá wà yìí bọ́dì lòun kò sí bá ara ẹsẹ lè rí gbangba tó ọkàn ní ń kọ̀ntúrò rẹ̀ ọkàn ní ń kọ̀ntúrò rẹ̀ tọ́kàn bá mọ́ wàlá kódà kó strong gan ó ní tẹgbẹ̀pá afáyí ó jẹ́ kó ní gbìràgà mú ní tẹríba àmọ́ bọ́kàn bá ti dọ̀tí kódà kó mọ́ jù jẹ́njálábà lọ ó sì mọ́ sí gbìràgà pé ìwọ bẹ́ẹ̀ ni ọkàn ni because ara ọ̀tọ̀ ọkàn gẹ́gẹ́ ní kọ̀ntúrò ara ẹmà wo wọ́n ni wà idha fasudat fasudat al-jasadu kulluhu fakullu musibatin ya'ti biha al-insan hiya min fasadin fi qalbin wa maradin bihi gbogbo aburú tí yẹn bá ń ṣe látara ọkàn tó ti dọ̀tí ní ọkàn tó ti rẹ ní ìtumẹ̀ ní pé ah, ẹlẹ́sẹ̀ bá a ti mọ̀ pé ọkàn tí ó ti rẹ ọkàn rẹ̀ ní àbí bí pé kó wà lọ ní àbí tọ́yẹ̀ tàbátìgbọ́yẹ̀yẹ́ àmọ́ ohun tọ́lọ̀ bá sọ Kùránù ṣe bí wallahu ta'ala qad ja'ala dawa'a amradil qalbi tilawatal Qur'an ẹwú bó ṣe clear tó ọkẹ̀ tí bá ń sáré kí ni ogun prescription lọ́lọ́wọ́ bá kọ fún ṣe kìí ṣe tilawatul Qur'an Qur'an tí yìnbá ń ka Qur'an wallahi tí yìnbá ń lázama Qur'an tọ́lọ̀ ń bá ní fi adùn Qur'an sí yàn lọ́kàn lẹ́nu wallahi mọ̀ka Qur'an ni yóò sì mọ̀ ló jẹ́ pé wallahi ó wà náà àwọn salaf tán kọjá tó mọ́ ṣe khotmul Qur'an ọmọ nǹka Qur'an kan lójúmọ́ kan ìmí láàrin ọ̀sẹ̀ kan yóò parí Qur'an látòkè délẹ̀ ṣe bó ṣe ń kàn yẹn bí pé ìdùnnú ah, bí kí mò ń ka èèyàn kan ní mẹ́bí tí ìdùnnú ti wà ní bí kí wallahi àwọn àfáà sàbúgbà òjò ó àhàláwà tí ń bẹnu kùránì àwọn yóò rí wọ́n ti fi bídí àbáyé wa jẹ́ wọ́n ti fi bídí àgbà gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ wa Allahu Akbar wallahi tó bá ń ká ó lọ́kàn lọ sí súrọ́tù Kahf ọmọka sí súrọ́tù Yasin sí súrọ́tù Rahman òǹkà àwọn Rahman allama al bá kàmọ́ka kò sí tó sínú Qur'an tó sí ó ma rí tuntun inú ló sì ma dùn ní ó ní halawa ó ní àdùkà tí bẹ́ bí ìmọ́ká Kùrán ló fi jẹ́ pé ìmọ́ká Kùrán ń kọ́ oògùn wá ní fún dọ̀tí ọkàn paracetamol ní tán bá lórí fún ah, ẹfún paracetamol kan kó lò èkíní kan kò sí ẹfún flagyl kan kó lò arínira ogun ilé 50,000 náà ẹfún kó lò ń lògún kíní yóò sọpẹ́sẹ̀ ilé painkila ní ilé kíní kàkìníkà ní ogun ara ní ilé operation láti fẹ́lẹ̀ Kùrán

fún àwọn àìsàn tí ń bẹnú ọkàn wa Allahu akbar wa huda wa rahma lil mu'minin imana àti àánú fún àwọn mu'minin wọ́n tọ́lọ̀ ń kọ́ sínú Qur'an mọ́ ìdọ̀ wà sí bẹ́m̀bẹ̀ àwọn ọ̀rọ̀ tó mọ̀ kàwà ló sì mọ̀ sọ́kún ó kàn ó ní ma tí ń parí kí ní ṣe mí náà ó kàn ma kàbáyì ó sì ma a ní ó ti bízì pẹ̀lú kìní kan tí yóò gbé ọkùn ní gbogbo hùmúmù ayé tó bá ń ka Qur'an hakọ̀ tilawati tó ń dábárọ̀ Qur'an hakọ̀ tadabburihi tó bá kàdá àwọn ibìkan ó sì ma lójú ẹ̀sọ́ sì ma rú ah ọya alkiyama ya kí ni mo wá láyé ìdáná gbogbo wàhálà yóò sì kò lọ kẹrẹ lẹ́nu máa kọ́ pẹ́fọ́ pé àfáà lówó kọ̀rọ̀ <laughs> nínú àgbákòta sí láwùjọ wa ní pé wọ́n ti yábìlì pé owó náà ní kó pík wallahi ẹlòmí ti tàùsì dé pé kò ní kankan fowó bí tẹ́lòmí tàùsì dé kò ní kankan fowó halawatul imani da láàrin ìdùnnú tẹ́sì imani da ipé mùmìnì ní mẹ́kọ́ wá máa fi ìdùnnú ó da láàrin tí ẹ̀yìn nífẹ́ annabi tí ó sì máa ń fi lọ́kàn pé bí pánàbí ibú abẹ́ kíwọ́n ànábì kí ni kí n ṣe ya Rasulullah kí ni kí eh, wá ṣe báyìí ìdúnú ẹ̀kọ́ ọjọ́ òlòfin lè kẹ́ à ń kú lọ à ń sófo lọ a sì ń pariwo kò sóúnjẹ lọ sóúnjẹ ara jẹ láyé ni nǹkan pọ̀ tó sí kí wallahi táwọn ẹbá ríwà sí òdodo gbọ́ tí ó mọ̀ náà kó ń bí àwọn tàǹsẹ̀ láyé tó bá jòkó ti pé àlímì sí àníkílò tó pé tó bá ń ka Kùránì mi kí ń sọ kúnná kí ni ń ṣe mi ti lé كالحجارة أو أشد قسوة Ọlọ́run sọ ní Kùrán, innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun. Ọlọ́run láwọn mùmínì òdodo láwọn tó ṣe pé tán bá ka Kùránì lọ́kàn wọn lọ́dọ̀ wọn, ẹ̀rù sì máa bà wọ́n. Wajilat qulubuhum arú, ara tán bá káyà lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ báyìí imanu wọn ga sókè báyìí pé eh ọlọ́n ṣàánú mi fa wa ala rabbihim yatawakkalun ẹ̀dàkùn sí ilé tí ń bá jòkó ti lé ní báyìí tí máa ń ronú rẹ̀ látàrọ̀ dalé sí ilé yóò tó kí n gbẹ̀rí gbogbo wà láyé wallahi ìkanú àfá Ibrahim àtẹ́yìmí wọ́n sọ ipé rahim ọ̀lẹ́nà àsálàmọ́ ní pé tó bá sínú àwọn tí inna kunna fi ahlina mushfiki a wà láàrin àwọn alúgbàtà wà láyé ogun mọ́ ń bà wá ní pé ọlọ́ndakùn ọlọ́ndakùn ọlọ́ndakùn wallahi tí ẹ bá jókòó tí ọlọ́ndakùn nìkan tí yíò fi kú èyàn ní ẹ̀rẹ́ tí kàkà mọ́ nínú wà láyé wà láì pé ààrẹ́bẹ̀ mi tí ogun mọ́tò sẹ́mì àwọn ogun mọ́tò ní àìmúrántí ìsàárẹ̀ ló fà ọkàn wa tó ti lé ní èyàn tó mọ̀ pọ́n lè kú ní ìsìn mo ṣe sọ̀rọ̀ báyìí mo ṣe mọ́wàá ìgbàlẹ̀ mọ́ kàlẹ̀ ọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn mi tí mo dẹ̀ ń ṣiṣẹ́ tọ́ ẹjẹ́kùn sí mi ní ìrántí pé kìníkà in tó bá ti wánú ayé ni wallahi anẹ́bí sallallahu alaihi wasallam pé law alimtum ma alimtu la dahiktum qalilan wa la bakaytum kathira tẹ bá mọ díẹ̀ nù tí mi anẹ́bí ma ni wallahi ẹ ma rẹ̀rin díẹ̀ ẹ wà mọ sunkún tó rọ̀ ìgbà díẹ̀ lẹ ma fi rẹ̀rin yókù ẹkún lẹ́kàn mọ wà nílẹ́kàn mọ sunkún tí ìmọ̀ padà ronú débì kan tọ́lọ̀ bá ṣàánú yẹn o tí tọ́lọ̀ bá ṣàánú wa o ọkàn yóò wá rí bí pé ẹmọ̀ ọkàn yóò wá fúrì bí ẹyẹ kódà nìkan kò ní sí ọmọ ó sẹ̀mí ó kà máa rẹ̀ bóòlù sí sẹ̀mí inú mọ̀ wípé ah, èmi náà ń sẹ́ lọ́hùn ọkàn yóò wá ọkàn wá máa kánga tó bá lè ṣe mistake sẹ́lọ̀ díẹ̀ báyìí bóyó dìdí oṣù kan ló fi ní gbádùn pé mo kàn sẹ́lọ̀ lẹ́ẹ̀kan báyìí mo kàn sẹ́lọ̀ ní one minute oṣù kan ló fi sunkún rẹ̀ pé ọlọ́run dákun foríjì mi ojoojúmọ́ ló mọ́ sunkún pé ọlọ́run ilé ìtawà fẹ́ẹ̀sẹ̀ ta fi ń panu yìí tátùmọ̀ fẹ́ẹ̀sẹ̀ proud tátùn fẹ́ẹ̀sẹ̀ ní ìsinmá ẹ̀sẹ̀ náà fi ń mẹni tó lájújù láyé bẹ́ bó yẹ kó ṣe nípa yìí lórí wọ̀lọ́rì tí ma kọ̀wẹ̀ sẹ́lọ ní one second báyìí oṣù kan oṣù méjì yóò mọ̀ sunkún tọ́lọ̀n bá fi mí wọ́n náà kọ́ kí ni mo fẹ́ sèsì sí ìyàgò tó láti mọ̀ pàìlẹ́kùn pé mo kàídé dákẹ́ báyìí mọ́ wá wọ́ná sí ìyàwó tó ní tí ma ń pàìlẹ́kùn ni káwàjú kú ti àwọn nǹkan ẹ̀yìn káwà fánà wá máa fi èmóṣà àwọn èèyàn séré in táwọn èèyàn need lè yóò fún wọn àlọ́kàn wá ti ní pọ́blẹ́mù ọkàn wá ti sáré in tó kùnù kẹsí ká tó wá máa increase ààrẹ ọkàn àwọn èèyàn ká máa gbìn fi owó sáwọn èèyàn ah ó wà lówó láyé ó sì wọ́n wáyé nù ọ̀nà ẹ̀yìn yàrá lásàájú ọlọ́mọdé a sì wọ́n wáyé ó ọlọ́mọdé a sì Allahu akbar at-tanafusu fi dunya ká mọ́ lera wa níbi ọ̀rọ̀ ayé kí lọ́lọ́ ti ní a mọ́ lera wa ọlọ́ni pé wasari'u ila magfiratin ibi tí ìmọ̀ lera ẹni ẹkún wà wallahi bí bẹ̀rọ lọ́ba ní eh, àfáì tí wá bẹ̀rọ lọ́ba jùmí lọ́ba ayọ́rọ̀ ara láyé àfáì tí wá ń ka Kùránì jùmí lọ irọ́ ayọ́ láyé ẹ̀bí mi ayọ́rọ̀ ibi tó ẹka tí ma lẹ́ra wa nù àfáì ti sí olórin Umaru ń sọ ọjọ́ kan pé ó ń sọ fún Abubakar pé ah nítorí ọmọ sọ kíkà Abubakar pé kò sí sí olórin ka bá kìí mọ́wà number one ìjọ kan àárọ̀ àníbíwá ń bè pé àníbíwá kàwọn bí ìjọsìn márùn-ún kan ta ló ti ṣe lè láàrùn àbákilé mi ní alẹ́nu ah, àárọ̀ iná ta ló ti fi ṣẹ̀ntó rẹ̀ àbákilé mi ní ah lẹ́nu àárọ̀ ta ló ti lè èmi ní ah umar bá sọjọ́ pé ìsì bá àbúbákà kẹ́ẹ́sẹ́ pẹ́ tó bínú gbá ah, èmi náà fẹ́ ní sí olórí sẹ́ àbákà umar wá kó wá pé ìfi ó tó lágbára bá ìfi ṣe umar wá dé wá pín ọ̀rẹ̀ sí méjì ó ní ṣátúrù máa lùmí ìmúdúnrò mi sí méjì mú fa'ata abubakir bi malihi kullihi abubakir sì kó gbówó tí ẹwà omisina ọ̀dá àmìnà ogbó tèmi sójú ọ̀nà ọlọ́run ah ẹmọ̀ bí kí káwọn yẹn lera wọn níbi sí olóre ẹwà ìmájì kọ́ ajẹ́ kí bí àwọn ọmọ ta gbọ́ ilele oníkálùkù lera wọn níbi sí olóre ẹ wo bí mọ́sílásí every time ẹ wo bí oníkálùkù sì máa bẹ̀rù ọlọ́pàá sí ha ha ilé yìí sí mo sílé báyìí sí mo sílé sí mo ẹwà àwọn àyè tí ń kúnlé ní báyìí gbogbo àwọn àyè iṣẹ́ lọ́wọ́ àyè ìsàbúrú gbogbo wa ń kún kí nìdí mọ́sálásí gan lọ́sẹ̀ gangan padlọ́kì gbàgbàgbò lágbésí padlọ́kì ńlá gbogbo àwọn àyè yòókù àyè tẹ́tì sẹ lọ́wọ́ ilé ọtí ilé aṣẹ́wó ilé ijó gbogbo ẹ sí kalẹ̀ wọn kálùkù lọ ilé ọlọ́ọ̀bá moglak ilé ọlọ́ọ̀bá ìsìn tamanti tí ìbá ń ṣe kí bí á fún àwọn necessary precautions àbáwọn security issues wà ilá ilé ọlọ́ọ̀bá yìí tí wọ́n gbà lórí pé wọ́n ti ní pé ibi táwọn activities ti mọ́ ń lórí àárọ̀ tìláàzù Qur'an kìníkan àyìn tó ti àwọn kàtí wà ń bí kàwọn ka àwọn ilé ìsọ́dì tefsir àwọn ilé ìsọ́dì kìníkan àwọn tí ó fi di lẹ́sù set by set àwọn set àfá bá ní wà láàárọ̀ tó bá di ọ̀sán àwọn olóbi set wọn àwọn àfá mi tún wá tún káwọn yàn Qur'ani ẹ̀yin ìyá ẹ̀yin àgbàlagbà tẹ́yìn tẹ́jẹ́ aládùgbò ago mẹ́jọ ní kẹ́yìn máa wá ti yín ẹ̀yin tẹ́ jẹ́ bàbá ago kìníkan báyìí ẹ̀yin máa wá ẹ̀yin tẹ́ jẹ́ kìníkan kìníkan káyìn ọmọ lékún ní imani lójoojúmọ́ kìí ṣe ká kún wọn síbì kanjọ Sunday ká máa gbó lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni lọ́nà ìtọ́ àsìkọ́ wọn kẹ́kẹ́ a kàn gbó wọn náà alẹ́ amúdú ilé ẹ̀kà gbó àwọn yóò níyà wọn kò sí imani kẹtí ń lékún kò sí àgbóyẹ̀sì kẹtí ń so Qur'an ní ìsinmi àwọn ilé ti mọ̀ náà kún bí Qur'an Qur'an tọ́lọ ní pé maw'idhan shifa'u ni huda ni ọ̀ráhìmà ni ilé mọ̀ náà àwọn ìkún bí ó ní ẹmọ́ka Qur'an ni ẹmọ́ka salatul fati ìdí ni pé lẹ́sẹ̀ ni síwọ́ tó ń sọ́rọ̀ ìṣẹ́ lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ń wọ́nà Qur'an yẹ láàmà fi lọ́wọ́n tọ́lọ̀ bá ń sọ pa mùmí nígbà wọ́n máa wò pé sí mùsì lélẹ̀ báyìí èmi ò lélẹ̀ yíò à jẹ́ ń sáré tún ṣiṣẹ́ lórí bí sí lélẹ̀ ìntì ẹ̀ àwọn ọgbẹ̀rẹ̀ tọ́lọ̀ fi wòyàn mùmí ní jẹ́ ń ṣiṣẹ́ lórí ẹ̀ àhákàdà an bí Allah subhanahu wa ta'ala kó wà fakọ ẹni kọ̀kan ẹ kákan ka ilé ìtàwọn ni fa maksudu káronú sí Qur'an uh, wa yastashfu bi alfadhi wa ma'ani min amradihim kan wá lò àwọn ọ̀rọ̀ Qur'an ìtumọ̀ Qur'an ká gbọ́yé ká fi fọ àwọn ìdọ̀tí ọkàn wa mọ́ ká fi wo àwọn àìsàn wa min uyubihim wa dhunubihim kó níbi àwọn àbùkù tí ń bẹ lára wa àti àwọn ẹ̀ṣẹ̀ وذلك الزعم الباطل يسرف للمذنبين يقول تاني يسوى بáyìí àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n àtúnmà yà ìyàkúyà sí níbi ẹ̀sìn ìdí ní pé tó ẹkọ́ jí ogun àwọn tí ní ká má lò má lò ogun yìí ah in tó lọ́n sí lógún ìwọ́n ní ká má lò because ẹlẹ́ṣẹ̀ bí wọ́n ẹni tó pẹ́ jẹ́ lẹ́ṣẹ̀ náà fi gbógun ilẹ̀ ah wọ́n ni wà ayyuna ghayru mudhnibin ẹwù tàfà sọ ìwú ní ìṣẹ́lẹ́ṣẹ̀ ní wà eh, ẹni ìṣẹ́lẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ní gírèdì ní ẹlẹ́ṣẹ̀ jọ gbogbo kọ́lọ̀m asàmbí ọlọ́ba kó bò wá kó foríjì wá kó sílẹ̀kùn taubá kó sílẹ̀ fún wa kó sílẹ̀kùn ìnába ilẹ̀kùn ìpadà sọ́dọ̀ ọlọ́ba mú ti padà dé ìsẹ́lọ́mà oníkálùkù ma ń problems ìkẹ́ tí ma nínú láìfù rẹ̀ pé ilé gbogbo ẹ̀ṣẹ̀ ní iṣẹ́ àfi ilé nìkan ní ìrìbí fílẹ̀ oníkálùkù ma fi Kùránì ma fi ṣe ma fi wá ìwòsàn pé a ní kí ní ilé náà sẹ mo fẹ́ fílẹ̀ sẹ tó bá tún gẹ́lẹ̀ fílẹ̀ ìmú tún lédé ah ilé ti ti kó sí mi lára o olóhun ìyìn tó fẹ́sẹ̀ lé náà mẹ́sẹ̀ ọlọ́wà ní ìfẹ́sẹ̀ lọ́wọ́ bá sẹ́ ìfẹ́sẹ̀ lọ́wọ́ oníkálùkù a máa lé ipé ìfẹ́sẹ̀ lọ́wọ́ ìfẹ́sẹ̀ lọ́wọ́ títí tó fi padà pàdé ọlọ́wọ́ bá lẹ́ni tó mọ́ ham méjèèjì náà am ó ham naam ai ó jẹ́ gbogbogbò ó sì tún pàtàkì wọ́n ní ọ̀rọ̀ tó ní Eh, wọ́n láwọn kan fi nìkọ́bù ṣe fíìmù àbí wọ́n gbé wọ́n fi nìkọ́bù àwọn obìnrin tẹ́lò nìkan wá gbé ìbọn dání báyìí gbébọn ìyẹn láti fi ṣàwáhà súrọ̀ nìkọ́bù so ibá yà rí so àkókò ní pé ṣẹ́rí kì níkan wà tí àwọn olùmọ́ máa sọ wọ́n ni idha aqbalatil fitna arafaha al-ulama bá ti ń bọ́ lọ́ọ̀kan àwọn tó bá jó mímú ti mọ̀ rí pé eh fìtínà ní kíní yóò àwọn onímọ̀ kí wà alfàfà wà láyín pọ̀ kí ní àwọn onímọ̀ tí mọ̀ sọ pé fìtínà ní kíní yóò àwọn aláìmọ̀ kó mọ̀ bá ní jiyàn lọ́wọ́ tí fìtínà bá ti wá lọ tó ní kálùwẹ́sì àwọn pé àà ah, sí fìtínà kíní lóòtọ́ àkọ́kọ́ ni pé ìkọ́kọ́ mọ́ ṣe fíìmù fún ra rẹ̀ kí ni hukumti èyàn tó direct fi mi báyìí gbogbo yín àwọn nǹkan tí ń ṣépè fún lórí Facebook bá orísìírísìí ní kálùkù tí ń lálà sí rẹ̀ ah wọ́n fi ní kọ́ọ̀bù ṣe kíní kan wọ́n fi ní kọ́ọ̀bù ṣe kíní kan a ń tírìtì problem a tírìtì ibi tí problem yẹn ti ń bọ̀ in táwọn onísúnmọ̀ ṣe ni pé kí ni aslu problem yẹn ẹjá sọ aslu problem yìí ó ní bí aslu bí mẹ́ ó pọ̀ bọ̀ àwọn etí ìbẹ́ amọ̀rẹ́tì báyìí ìbẹ́ amọ̀rẹ́tì àmì ìbẹ́ mẹ́ta náà àkọ́kọ́ ni pé kí ni asù ìmọ̀ ṣe fíìmù gangan at-tamthil kí ni asù asù ni pé haramu asù ni pé kí ni haramu kí ni dí ó kó yọrọ sínú di fàtí pọ́ kọ́kọ́ kó yọrọ sínú yẹn ó kọ́kọ́ tó fẹ́ tó bá jọ láàkáì àti mùsùlùmí gidi kó sáfà in parọ́ ní ìsinmi alùkùnmánì mi in wà parọ́ James ni mi so bó bá James níbi fíìmù ó wá

so eré orí ìtàgé ẹwọ̀gbà tó bẹ̀rẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbájẹ́ kí bí àwọn àfáà gidi gbẹ̀ láwùjọ yìí ni wọ́n ti bá yín palẹ̀ rẹ̀ láti gbà wọn ṣùgbọ́n kan àti kọ́kọ́ mọ́ lọ káàkiri àdúgbò ni divine tẹ́kọ́ ní kìnnì àwọn kìnnì kan bí projector kan àtàmà ń lò gandà kan báyìí tẹ́kà mọ́ short short kìnnì kan tí ó ti wà advanced báyìí báyìí ìbájẹ́ kí bí àgbà ìlàwọn àfáà lẹ́ láwọn àfáà gidi láwùjọ ni ìgbà náà ti bá yín paná fìtínà kùn tí ẹni dégbọ́n lónìí kọ́ bìlẹ̀ ní fìsífìm àmọ́ àwùjọ wọ́wọ́ láwùjọ tó ṣe pé èyàn tí ń sòdodo ohun lọ̀táà ohun lọ̀táà lù sẹ́rí ẹ̀jọ́ pàárọ̀ fáwọn èèyàn lọ rẹ̀ so ọkọ́ ní pé ìmọ̀ ṣe fíìmù ànù ní yàtọ̀ sí fíìmù eléyìí gbogbo fíìmù generally ìmọ̀ ṣe iṣẹ́ lọ́wọ́ ọba tó ní agbára ni ó kó sínú irọ́ ó kó sínú ìmọ̀ fásikúsùfù nínú rẹ̀ ní pé fíìmù yín kọ́ ìwà máa ń lìdí ọlọ́sí bí kí èdè kèfì lé ibà ìsàlàyé tẹ́lẹ̀ bẹ̀ni wọ́n tó jẹ́ mùsùlùmí ló ti ó lọ church ó mọ̀ ní holy michael kìníkan kìníkan so gbé ṣe holy michael wọn bẹ́ẹ̀ ló ṣe sí wọnú náà kò sí kò sí rí mẹ́ bóòlù ṣe jẹ́ mùsùlùmí sí kí ní sí ayinal islam fina dá islam tí ma ń káyìn lára yẹ pé ayinal hadal islam fina ayyuhal muslimun islam yẹ̀dà lára wa bóòlù ṣe jẹ́ mùsùlùmí tó wọ́n bá wọ́n ṣe ọ̀ṣun ọ̀ṣọ́gbó wọ́n ni ẹ̀ òyìn tán fẹ́ mínú fíìmù nù ṣe mọ́ kẹ́ ń ṣe fíìmù ní wà láyìn àfáyọ́ sí pọ̀ ọlọ́nsọ̀ ní Qur'an inna kunna nakhudu wa nal'ab báàkẹ́ ń seré ní aláyọ́ sí pọ̀ ọlọ́nsọ̀ fún ìgbà tán fi ẹ̀sí ṣe yẹnu Qur'an kul abillah sọ fún ìpísọ́ lọ́ọ̀bá wa ayati àwọn ayà ọlọ́ọ̀bá wa rasuli àtòjíṣẹ́ ọlọ́ọ̀bá kuntum tastahzi'un lẹ́bí sí ẹ̀yẹ la ta'tadiru qad kafartum ba'da imanikum ẹ má ṣe yìí ẹ mú excuse wá ẹ ti di kèfèrí lẹ́gbàtẹ́jẹ́ mùsùlùmí káwà fíìmù bá mú fóònù wá kàmọ̀wó ìtẹ́lómi fi ń gbáwẹ̀ ní o hey ṣáàwọ̀ Ramadan tẹ́ kí ìmọ̀ fi kàkù akéètù ah, wọ́n sà díwa níwájú ẹ́ wọ́n díwa níwájú lẹ́yìn lọ́tún ló sì gbogbo everywhere láti díwa tán gbogbo ọ̀nà tẹ́ẹ̀mọ́ fi ń wà lì jẹ́nà tẹ́ẹ̀ wọ́n sì dì wọ́n wá sí gbogbo lẹ̀kún ná ó wá gbayau báyìí wọ́n tún wá máa búlẹ̀ tí ó bá sódodo àwọn ah, súnú sí búlẹ̀ kò sí ètò kèmì mi ó sọ èyí tí ó jòdòdó fún ìmọ́ bá tèmi lọ ní èyí ò kẹ ìmí ẹ àwọn ìmọ̀ sọ́kọ̀ kàmí ìmí ó sọ ètò jòdòdó yìí tọ́yì ká ma ṣe fíwò yí ń kọ́ yóò gbé ẹ̀ lọ sí bíkí ẹ̀dì kìfẹ́ tó pé asùn ní pé àrámù nítorí ni wípé ibi ọ̀rọ̀ nìkọ́ bí lámọ̀ ni ṣe nílẹ̀ rí wọn ṣe wọ́n ti fi irúnṣẹ́ fíìmù kọjá nù ihun tó ma ṣe kínágbé àwọn kíníkan kíníkan ṣe wọ́n ti fi ṣe fíìmù the same individual tẹ́sọ pọ́n sí ó direct fíìmù ní kọ́bí ṣe kò ti ṣe títí jẹ̀lìlì rí Allah kọ́ ni aljẹ̀lìlì ni ẹgbẹ́ ìṣà wá ọkọ̀ Allah subhanahu wa ta'ala ó wá di ọkọ̀ tó ní kálukú fi ń ṣeré jẹ̀lìlì jẹ̀lìlì tó má fẹ́ pẹ̀lú tó àwọn ọmọ jẹ̀lílì yìí kí ní sọ ọmọ jẹ̀lílì oúnjẹ bí jẹ̀lílì sígbà tó sí èyún kílẹ̀ yìí àfà kílẹ̀ sọ sí ó ti ṣẹlẹ̀ àsúnà náà wọ́n ṣe kọ́mẹ́dì kan gbà kẹlẹ́ àsúnà nígbà kan náà wọ́n ti wọ́n ṣe pàtún pàtún ẹlẹ́ àsúnà tàbí ń kọrin tàbí ń ṣe kílẹ̀kílẹ̀ sẹ́rí tó kẹsẹ̀ lómi ní kí wọ́n ti máwọn tàmí ibi culture sẹ́rí ní kọ́bẹ̀ lọ́dọ̀ lómi kì í ṣẹ̀sì culture ni culture ni so culture wà ló ń takò kì í sí pẹ́sìn wa kíní mọ́ gbọ́ kíní ẹwà dàkíkì ṣebẹ́ ni ní ìṣẹ́bà ìwọ́n ní kẹnu àwọn láwà nínú sọ pé kíní kan ní tó ṣe ohun ìwọ́ kọ́lọ̀ ń bá <laughs> yóò lọ́sà sí kíní jò ní ní àbẹ́mọ̀ wọn kan ṣe nígbà tí yóò lọ́sà lẹ́jọ́ ń ṣe fídíò ní òní ike àà ìgíní kan àà ẹ̀wò ní tàà ń sọ́nu asọ́kọ́ jẹ́ Yorùbá kátó jẹ́ mùsùlùmí kátó jẹ́ kíní kátó jẹ́ lẹ́sìn kíní kan tó ń sọ̀sọ̀kúsọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ ọ̀kọ́ àà ìwọ nínà wọ́n lọ́n ṣe ní sí kẹ́ ẹ̀sìn ká ọlára ní pé so ẹ̀há dídò pé culture àwọn èèyàn ń ni ó ti pẹ́ mẹ́ta báyìí àbí ẹlẹ́ẹ̀kẹ́rin ṣe bí àwọn èèyàn gbógun ti jìlìbáàbù nínú Ìlọrin ibi ta wà yìí ìgbìyànjú ò lè ṣe sí ṣẹ́ṣẹ̀ gbógun ti nìkan bá ti jìlìbáàbù ẹ̀ ń ṣe ra yín àwọn èèyàn kàlá nǹkan mọ̀ tara wọn ni wàláì wọ́n kàlá bí kẹ́ mọ́ ní lọrí ń bí tàwà yìí wọ́n ń kọ́ òyìn lọ sínú gbọ́ tọ́lọ fún wọn lọ́wọ́ tọ́lọ fi wọ́n fún ọkùnrin kan fi pa bá wọn lò nítorí ṣe súnà ah tó wà mọ̀ṣù dáadáa dáadáa wọ́n ń fọ́rin lásẹ̀ jẹ́ tán lọ yà wọ́n wèrè núgbó nítorí ṣe súnà ṣe bí lùrù tàwà náà ṣe ìtọ́nù mẹ́ríkà sọ ṣe wà sí pé ìjábò sínú ẹ̀sìn Islam àṣà láwùbáwá ní ṣe bí ẹgbó ṣe ok èyàn tó wá fi nìkan bù ṣe fi mi ẹ̀sẹ̀ olóṣẹ̀ àwọn àgbàfà yìí lọ rí sọ pé àṣàlágbára ni kìí ṣẹ̀sì ẹkẹ́ adọ́ àṣì bí kò fi jíǹsì ṣe fíìmù náà ṣe bí jíǹsì àṣèbó ni t-shirt àṣèbó ni ní kọ́ọ̀bù àṣàlágbára ni kí wá ló wá ṣe kí ló ṣe kò ṣe kankan má wùlẹ̀ parọ́ kan because àwọn àfáà yìí náà ti jẹ́ yíwa pé ká máa lo jìlìbáàbù ká àṣà aláwúbáwá ni kò sínú ẹ̀sìn ìsìláàmù nígbàtí wọ́n ń sọ táwọn onísúnnà ń jíyàn pé ibi tẹ́ ń bá kí ní lọ báyìí báyìí báyìí níbo lẹ́yìn wà ṣẹ̀bẹ́ iná gbógun ti àwọn sàlàfí lọ́dọ̀ àwọn òbí wọn pé ah sọ rí ti rí Allahu akbar kabira Allahu akbar kabir ṣe rí pé wàhálà tá ń fèsì lọ́dọ̀ àtàn pé àwọn láàfá ó pọ̀ ju gbomi lọ àwọn náà bá gbogbo kí ní ìjẹ́ náà wallahi èyàn tó ma bí tó bá ń báwọn yẹn ṣe mú ọ̀rọ̀ ẹ̀sìn wallahi kò sẹ́nì kẹta bídá kó fókọ Islam ṣe fíìmù wọn bílí ayé wọn dá tàbá lè gbà lọ́wọ́ yí pé ẹ̀ lè ṣe fíìmù ẹ̀sà lẹ́mọ̀ sí lọ ní àwọn òsìn àsínú ìjọba àsìnkò òsìn tàà sí fún yí tàbá lè wọn bí ọ̀rá kó fókọ Islam ṣe anything tó ti mọ̀ tó bá wọnú àdúgbò kan tó bá jẹ́ mùsùlùmí <clears throat> tó bá ti ń rẹ báyìí ọkùnrin ẹni àlù ìní wà láò ní wọ̀bẹ̀ má ayébọ̀dọ̀ nílé ọlọ́kọ́ kódà wọn nílùú ọ àmọ́ <laughs> wo bá ṣe máa wọ bí ẹranko ni báwo ṣe wọ bí ajá bí ẹlẹ́dẹ̀ láti máa wọ òun ṣe fíìmù ah. ní ìsinmi àtọ́ iwó onífíìmù tẹ́sà tó bá wà dúgbò báyìí ẹ̀yí tó ń kálukó tú jáde pé àṣíyàn ń bẹ ládùgbò ẹwà èyàn mẹ́rin wọn wá fún súbí súbí sáfù kan sáfù méjì ẹjẹ́ kó lórin kàbọ́n fíìmù kọjá ládùgbò báyìí ẹmù eh, eh, pa àwọn èèyàn bẹ ládùgbò yìí oníkàlùkọ́ tú jáde kí a lè ránṣà àwọn ìntò ẹka bájá àbájá consequence là ń bájá sábàbùgán àbájá ẹ̀dọ́kọ́ ìní náà oní ẹ̀sì gbọ́ pé nìkọ́bù sínú ẹ̀sì Islam à kódà tó bá fẹ́ defend case yóò defend ẹ̀dá dá ẹ̀sì lè mú tó bá ń pè fídíò pé ok ẹgbọ́n àwọn àfáwà àwọn àgbà àfáwà ẹgbọ́n tó nìkọ́ọ̀bù jìlbáàbù àṣà ni kí wá lọ́wọ́ mẹ́bọ́ sí ń fásà alágbáwá sí fíìmù ṣe bẹ́ẹ̀ tí mo wọ̀nyí náà english dress ní náà mo fi ṣe fíìmù adẹ̀fí ń jalè ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ so what, what is it ma fi arabic dress ma fi jalè náà kí lọ́wọ́ mẹ́ ṣe bá ni gbogbo kò sí tẹ́sẹ̀ because tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáyìn náà ń and then ọ̀rọ̀ nìkọ́bọ̀rọ̀ ìjáwí èwo náà àwọn ìyàwó àfáà ní tẹbára àwọn ìyàwó àfáà mi spere pọ́nbélé spere pọ́nbélé kí ní kẹtẹ̀ ìgbà tó ọkọ̀ notice kì ní ẹ̀ mo ráwọn ìyàwó àfáà kan ní mo wá ń fọ́ ní ẹsí ìgbà àbúyá kì í sáwọn ìyàwó nípa àwọn ìyàwó èmi ń wò pé àkùnrin ẹkọ àwọn ilé òkèkẹ́ àwọn àfáà ogun wọn kó àgbákọ àwọn foundation àtàwọn ẹ̀bà àwọn fùfú tó máa ń fi ń sójú àwọn kìíní kan tí máa ń rédè rèdè ohun tó máa lágùn tí máa jẹ́ kán dàbí zebra yellow bí ó green àfà tó sọ pé àwọn ìyàwó àwọn àfáàlù ẹ́ ìgbà tí mo sọ yìí tí gbọ́n kẹyẹnu súnà ara wù bó ti kí ni ò bá lára mú ká àwọn àfáà wa sáwọn ìyàwó wọn bóyẹ gbọ́nú èmi kò bí àwọn ìyàwó àfá ti wọn at least àwọn yóò bá ti já wèrè àwọn ìyàwó àfá wọ́n sàmọ́ àṣẹ́mọ́ sí ra mi lásán ni àṣẹ́mọ́ àlójú àlá ni àṣọ́ ńlágbájú mọ́ sẹ́ ń rọ lọ àṣẹ́ nǹkan ti ṣe wá àṣọ́fò ti sí oníkálùkù ní tó kù ní pé ká tó máa blame àwọn tán sí fíìmù oríta eré eh, kíní oríta gẹ̀ àwọn àfá tí wọ́n ṣe fátúwà bú fáwọn èèyàn kọ ẹwà ìpẹ́ tó lóòrùn tán bèèrè òun bèèrè lọ́wọ́ àwọn àfá só dá kí Islam ẹwà dúró ìsọkúsọ mo gbọ́ pọ́kùnrin yìí náà mi sùọ́ dáadáa bí mo ti ni ìkanú àwọn olórin kan náà wà tí mọ́ rẹ̀ dákọ̀rọ̀ àti mi ìṣọ́bù tí mo ti gbọ́ dáadáa ẹ̀mà yí pé òun náà nígbà yí pé sójá kí ẹmọ kọrin àfẹ́ ní kò sí tó sí ṣe pàlú rí àtọ́ pé àwọn àfẹ́ ní kan sọ òyìn irú ẹni tí ṣe fíìmù yìí tó ti ń gbọ́ lójú ẹgbẹ́ fíìmù ọ̀dá tó bá wọ social media ogun tí ń gbọ́gbẹ́ fíìmù ọ̀dá kí ní kò dá yóò ti fi fíìmù rẹ̀ ti pẹ́ gan dé pé yóò ti àáfin nìkan bù ṣe fíìmù ẹgbùn kọ àti jọ táwọn èèyàn tí wọ́n àwọn ọyìn tẹ́lú ń ṣújú fún ìpọ̀ ọmọ lóyìn nìyí ipò fẹ́ bá kìníkà jẹ́ kìníkà kìníkà àtijọ́ tí ti ń plé oróyù Christian nínú fíìmù tẹ́ sọ̀rọ̀ kí ni àtọ̀ nínú ẹni tí ń finú kọ́bù ṣe fi àtẹ́ tí ń plé oróyù Christian kúfùrù náà ni méjèèjì kúfùrù ni tẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló kan yín lára ó kàn kan yín tẹ́yìn ti mú bí àṣà ni àwọn tán sọ̀rọ̀ pé àṣà ti wá ní ẹ̀sìn gẹ́gẹ́gẹ́gẹ́ ló ẹkú káwọ́ lára kò dẹ̀ sí mọ̀tàn rẹ tó bá ti ṣe súnnà eré ló ń ṣe eré tó bá ti ṣe súnnà eré ló ń ṣe because tànábì nù sallallahu alaihi wasallam ìyókù eré tẹ́ ẹ̀hún fún ayín ni so ẹdàkùn mọ̀kà ní kíkà sáré ṣe tẹ̀m̀bíhù lórí nọ́tàn yẹn ni so kí kámọ́ gbàgbé àwọn ẹ̀kọ́ tó yẹn kí ẹ̀dẹ̀ fi ṣe wà sí fáwọn yẹn ipé fíìmù ṣíṣe gan àrámù ni mímọ̀ wo àrámù ni mímọ̀ sọ̀pọ̀tì rẹ̀ àrámù ni àwọn onífíìmù ló ẹ̀kan yẹpẹrẹ jù àwọn olóòrùn ló ẹ̀kan yẹpẹrẹ jù láwùjọ mùsùlùmí wọ́n sá ní ọ̀rà ta ní ọ̀rà òun kan rí èmi ọ̀rà gbọ́ òun ṣe fíìmù èmi ọ̀rà wò wọ́n yẹ pẹrẹtẹ ẹyẹ kó dáwọn oníṣẹ́ mọ́ àmẹ́yìn náà lẹ̀ ń pù mọ́ tí wọ́n ẹ̀yìn lẹ̀ ń gbọ́lá fún ìbẹ́yìn ìbẹ́yìn ní igi tí igi náà ń gbè tí ń bẹ lẹ́yìn ọgbà wọn àbí ẹ̀bẹ́yìn lẹ̀ ń ké ọkọ̀ wọn àà owó àdúgbò gbé tí wọ́n rọ́ lọ bá inú rẹ̀ náà mọ̀dúpé tó ń ṣe ní <laughs> afá ẹ̀mẹ́ni ẹni ó ní fíìmù ẹni ẹ̀ẹ́ tó dáa ó tó fi hàn mí pé ó yẹ kí n jìnà sínú o mo ṣe bẹ̀ onífíìmù ní kàmọ́ bá ti mìíràn ni ó náà ma pọ́nmílé ni pọ́nlé sí wọ́lá ìwọ́lá pẹ̀lẹ́ kàlá ni òun ṣe fíìmù wá ní kí n pọ́nlé òun rí òun kọ́ àwọn wọn kọ púpọ̀ gbogbo òfò ọkùnrin àtóbìnrin sí ìsìnkúse àwọn mọ́ sí ń wo fíìmù yẹn ẹ wá fún àwọn èdè ẹranko tán ọwá ní kí mi pọ́nlé ìwà pọ́nlé òdó wọn so kí ní ẹ̀kọ́ wá mọ́ rí káàkiri everywhere sí yóò se fíìmù yẹn kọ́mọ̀ pé tó pọ́n tó lórin òun ti di èyàn yẹpẹrẹ ládùgbò àwọn tọ́mọ̀ kọmìnà àwọn èèyàn yẹpẹrẹ ní ìsinmi ẹwà ògbà ìgbà tẹ́ẹ̀sùn ẹ̀lẹ́ gidi ẹwà mọ́ sí tẹ̀lé wọn àwọn ma ní ìsinmi gbogbo bí ó sókòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀jì èmi àwọn mẹ́wàá gbọ́ sókòtò báyìí wọ́n wá sí bọ́ksà wọ́n tún wá kásọ sókè báyìí so that bọ́ksà yóò sí sókòtò wà wà ń bì ní òtún àwọn ọmọ sí báyìí àwọn obìnrin náà mọ̀ obìnrin náà sí aṣọ báyìí nísà obìnrin tẹ̀ tó tí wọ́n ń wọ́ sọ́bá ìmú àti ibi gbogbo afro tí gbọdọ̀ yọ́lẹ̀ ní dẹ́dẹ́ ní tí ò bá ti yọ́lẹ̀ kètí ìṣòbìnrin tó ni a kàn mọ́ wa àwọn ní àwọn àfá wa dìde àwọn àfá òsì wọn dìde àwọn àfá àgbákò kọ́ dìde tán takọ nìkọ́ bùlá nẹni àwọn kan takọ ìjà bùlá nẹni tó ń tanra rẹ lásán sórí kìíní kan wà àwọn èèyàn ṣe tàà ti fi làákàyè ṣe àyàfún wọ́n mọ̀ ní ìsinmi àmọ̀ owó sí wárí o sí ẹwà abúrú olúwa lè lágbára jù pé káwà tún ẹnìkan kọ́ lóní súnà lò kọ́ jẹ́ pé wọ́n àwọn àfà tí wọ́n bá jẹ́ òní tó wá mú lọ́rin so pẹ́lẹ̀ tó ti wọ́s báyìí oníkálùtù ọ̀pẹ́ tàwà ti lọ́dọ̀ àwọn onísúnà o fẹ́ gbọ́rọ̀ tí ó pọ̀ lẹ́kùn náà o fẹ́ gbọ́rọ̀ orí tán pẹ̀lú dúdú ọ̀rọ̀ fẹ́ gbọ́lọ́dọ̀ tèmi mi ò ní pọ́ lẹ́rin òdúdó tán pè ní pé ẹkún ló sókún mi rì kọ́ wá jẹ́ pẹ́lú àwọn onísúnà láti wá top nínú àwọn oníbídíà tó pé wọ́n bá yí àwọn èèyàn jẹ́ wọn látún wọ́n mú lọ́rẹ̀ látún wọ́n yìn wọ́n a aṣẹ́kù wa alikini wa Allahu akbar hafizahullah. I thank you for that a tún wọ́n yìn àwọn tó sì pé ó yẹ kẹ́kẹ́kẹ́ yìí mọ̀ pé abúgbìlà ò ní yìí sí náà so di yọ́ sí gbàtà bá di yọ́mọ̀lì kìyàmà hey yọ́mọ̀lì kìyàmà ó tọ́fẹ̀ yọ́mọ̀ hey ó wù ẹwù àwọn tán bá sọnù látara rẹ̀ o wala yankusu min athamihim shay'a nǹkan ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ní dínkù àmọ́ ọlọ́run mọ́ tí ẹ wọ́n mọ̀ wọ́n náà wò wádúrú thousands of followers tó ní lórí Facebook ẹ̀dùn tó wá post ní gbàbá 1 million people ti fi wọ́n ti like wọ́n ti share 1 million people só lè wú ẹwù wọ́n yámọ̀ kìyàmà gbogbo ẹ̀ṣẹ̀ tó ti kó wọn sí yẹn só lè wú ó sì fẹ́ kan sòdodo kó jẹ́ nìkan àbí méjì ní gbọ́n tó ń sọ kó sì dé yamal kìyàmà kó sì mọ́ lẹ́sẹ̀ kankan lọ́rùn mọ́ bá ti ẹ̀rọ sọ́nbí allah subhanahu wa ta'ala kú fi ẹni kọ̀kan allahumma wa wa shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa